الحمد لله الذي جعل في كل زمان فترة من الرسل بقايا من أهل العلم يدعون من ضل إلى الهدى ويصبرون منهم على الأذى يحيون بكتاب الله الموتى ويبصرون بنور الله أهل العمى فكم من قتيل لإبليس قد أحيوا وكم من ضال تائه قد هدوا فما أحسن أثرهم على الناس وأقبح أثر الناس عليهم ينفون عن كتاب الله تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين الذين عقدوا ألوية البدعة وأطلقوا عقال الفتنة فهم مختلفون في الكتاب مخالفون للكتاب مجمعون على مفارقة الكتاب يقولون على الله وفي الله وفي كتاب الله بغير علم يتكلمون بالمتشابه من الكلام ويخدعون جهال الناس بما يشبهون عليهم فنعوذ بالله من فتن المضلين أرجو فون الله سبحانه وتعالى أبتي ó jẹ́ kó máa ṣẹ́kù àwọn ẹni tí wọ́n ń pèpè sórí òdodo àwọn ẹni tí wọ́n ń tan ìmọ́lẹ̀ká àwọn ẹni tí wọ́n ń gbá ànúdànù tí wọ́n dó lórí alkistosul mustaqim òṣùwọ̀n òdodo pé ah eléyìí tó tọ́ sí ni eléyìí tó tọ́ sí ni irú àwọn ẹni báyìí gan àwọn gangan ni wọ́n ń pè ní tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó fi wá ṣe kọlá ìfàfil àrù tó fi fi wá ṣe àrù àrólé tó rí pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ń inú nínú ya Dawud inna ja'alna inna ja'alnaka fil ard fahkum bayna nasi bil haqq ila Dawud asioni àrólé lórílẹ̀ ni ọ fahkum bayna an-nasi bil haqq nítorí náà kó máa dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú òdodo so ya Dawud Ọlọ́run bá ń sọ ilé fún annabi Dawud annabi rẹ̀ nífà ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó pẹ́lẹ̀ pẹ̀lú nubuwa pé inna ja'alnaka khalifatan fil ard a sí ọ ní àrólé fahkum bayna an-nasi bil haqqi wa la tattabi'il hawa dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú òdodo ò sì gbọdọ̀ tẹ̀lé ìfẹ́nu fayudillaka an sabilillah tó bá ti ń tẹ̀lé ìfẹ́nu yóò sí ọlọ́nà kú lórí ojú ọ̀nà tọ́lọ́wọ́ bá innal ladhina yadhilluna an sabilillah ẹ̀ láwọn tí wọ́n ń sínà kú lójú ọ̀nà ọlọ́wọ́ bá lahum adhabun shadidun ìyà tó nípa ó ṣe ní láàánú gan ní pé àwọn èèyàn àbí àwọn tí ó yẹ kí wọ́n síra wọn lọ́ṣọ̀ọ́ pẹ̀lú déédé pẹ̀lú dọ́gbandọ́gba pẹ̀lú ọ̀rọ̀ òdodo yálà ó jẹ́ ti wọn ni àbí ó wà against wọn àwọn náà ni ahlus sunnati wal jama'a àwọn tó sì pé àwọn àwọn in táwọn afáàfẹ́ ọ̀rọ̀ yí wọn ni pé tí wọ́n bá fẹ́ sọ òdodo ni wọ́n sọ yálà ó jẹ́ ti wọ́n ni àbí kò ní ṣiṣẹ́ fún wọn àbówà against wọn torí pé òdodo yẹn ó ju wọ́n gbà pé òdodo yẹn ju wọn lọ so òdodo yẹn ó ju wọn lọ ó ju personality tàwọn lọ ó sì ju gbogbo nǹkan lọ so òdodo yẹn gbọ́dọ̀ gbọ́lá fún òun ni wọ́n gbọ́dọ̀ máa tì síwájú nítorí ṣe pé kódà bódodo bá takò wọ́n wọn ò ní kùnlá láti sọ pé ah bó ṣe rí ni so kí tó wá sí àwọn ahlus sunnati wal jama'a nìkan gbogbo ẹni tí fítọ́rọ̀ rẹ̀ tó bá pé tí ò bá ti dàrú nú ọmọ nabi adam so eléyìí in ta ma ń so in tó fi ṣe pé abu sufyan nígbà tó wà níwájú hirakil so ẹ̀rí pé gbogbo ohun tí ń sọ òdodo ni pé ah bọ́n ṣe ma ń ṣe ni ó bọ́n ah wọ́n bá nábi wọ́n mọ̀ nábi lọ́ta wọ́n dẹ̀ ń gbógun tì wọ́n dẹ̀ rí àwọn wọ́n dẹ̀ rí gẹ́gẹ́ bí threat gan so bọ̀ síbẹ̀síbẹ̀ kò ní kọ́ mọ́ sọ òdodo ó wá ṣe ní láàánú pé ó gbọ́ àwọn ọ̀rọ̀ kan tí ẹnìkan tí wọ́n ń pè ní Abu so wọ́n ń pè ní ní Abu so tí wọ́n sọ nípa àwọn ọmọ ìyá wọn mùsùlùmí so tí wọ́n sọ ń pa wọn tí ọ̀rọ̀ yìí alákọ̀ọ́kọ́ àdáparọ́ wà ń bẹ̀ àdáparọ́ mẹ́ni wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì àìṣedédé àìsọ òdodo ṣùgbọ́n kò jọni lójú torí pé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ti jẹ látọ̀dọ̀ ẹni yìí tó fi hàn pé á ẹni yìí ò ní sọ òdodo tó bá takò wọn torí pé ẹni tó ti jẹ́wọ́ sí òdodo tẹ́lẹ̀ tó wá sí pé ó wá padà rí bóyá nítorí àǹfààní kan Allahu a'lam àmì torí nǹkan míì so tó ti jẹ́wọ́ sódòdó tẹ́lẹ̀ tó wá yí padà lọ́sàn kan òru kan pé ah tó sì tó sì bẹnu àtẹ́lù àwọn èèyàn pé ah hizbi ni wọ́n kéèyàn péyàn ní pé hizbi ni wọ́n wọ́n sọ pé wọ́n ní hizbi yà wọ́n ní hizbi ni wọ́n ẹwọ ọ̀rọ̀ so lẹ́ni tó ti jẹ́wọ́ sódòdó tẹ́lẹ̀ pé ah bàbá Muhammadu yànjú ò lẹ́rìí kankan tàbí ah gbogbo kìíní yóò wọlé pé ah gbogbo àwọn tó ń pè ń sọ àfúk àwọn tó bá sà ti takò Ahmad ibn Hadin so kó wá di pé ní ẹni yìí gbogbo àwọn nǹkan tẹ́ni yìí padà ń sọ kódà tó fẹ́ di pé èyàn ti ń bẹ̀rù pé ah ẹni tí èyàn mọ̀ pẹ̀lú àwọn ìwà ìwà ọmọdé ìwà ìwà ìparọ́mẹ́ni ìfẹ́ gbogbo gbogbo tí èyàn bá lè lò kéèyàn sá lò so kàmọ́ ẹni tí èyàn ti mọ̀ pẹ̀lú eléyìí tí ẹ̀ kódà ẹni yìí gan fẹ́ máa wá wu àwọn ìwà tó jọ mọ́bẹ̀ tó jẹ́ kí ó máa kíyàn tó fẹ́ máa dúpẹ́ fọ́lọ́run sí pé ah èyàn máa ń Ọlọ́run bá máa ṣeun gan lórí àwọn oríire tó ń ṣe fún yàn pé téyàn ò dó ti gbogbo orú nǹkan báyìí téyàn ń dó ti òdodo so gbogbo kíní yìí ó jẹ́ nǹkan tó yani tó jọni lójú pé ah kíyàn má kù láà in tó jòdòdó kíyàn sáà fẹ́ parọ́ fẹ́ fẹ́ fẹ́ bá àwọn èèyàn ló kọjẹ́ yàtọ̀ sí pé fẹ́ bá àwọn èèyàn ló kọjẹ́ lórí tí ò tún wá jẹ́ òdodo kíyàn tó wá ń ṣe lè lórí tí ò tún wá jẹ́ òdodo ni ò so gbogbo àwọn ìwà tí ó ti ń jẹyọ látàdọ àfáà yìí náà máa bí gbogbo àwọn aggressiveness kàmọ́ so ká parọ́ mọ́yàn ká mọ́ lọ́ nǹkan mọ́ nǹkan nǹkan ká sọ́ dín láńlá káwá jòkó tí yìí so ká bá dá àwọn èèyàn lọ so ká bá dá àwọn èèyàn lọ so lórí ọ̀rọ̀ bàbá Muhammad Hadi a ní tí kà mọ́ ń ṣe ni ẹ torí tó ń ṣe kí lórí Facebook ni so in tí ò ti jẹ́ kọ́rọ̀ rẹ̀ ní túnmọ̀ sáwọn èèyàn nìyàn but àfá yìí náà ti ń rin ojú ọ̀nà bẹ́ẹ̀ kò wá sẹ́ni tí ó wá fẹ́ defend Ibn Hadi ọlọ́run ti kádàrá pé bákẹ́ méjì ni ó ṣe lọ́nà wọn ó ṣe máa rìn yálà wọn ó mọ sọ nǹkan táwọn gan takò tẹ́lẹ̀ so won ma sọ nkan ti awon gan won wọ́n ń takò tẹ́lẹ̀ ẹ wo ìgbà fíjìnà dàkátọ́rọ̀ ah, bó ni o pe e ma won pe ko to be kò to bẹ́ẹ̀ kò to bẹ́ẹ̀ e ma fi èyí ma fi làákà ìtẹ̀ wọ́n pé kò tó bẹ́ẹ̀ kí nìkan so gbáwọn dàkátọ́rọ̀ náà ṣe na rí ngbà yẹn pé kò tó to náà na náà na báwọn náà ṣe ń rí ngbà yẹn ni pé kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ nri rí pé ó tó bẹ́ẹ̀ ó tó kan so ó ti látara pé àìfẹ́ dótò dodo ó ti hálà lórí wọn so ó wá ń di nǹkan yẹ̀yẹ́ nǹkan ó ń di nǹkan yẹ̀yẹ́ yìí di sẹ́ǹsì pé gbogbo ohun tẹ́ ń sọ tẹ́lẹ̀ gbogbo tẹ́ sọ tẹ́lẹ̀ ó wá di pé ẹ̀ ń kó jẹ́ǹsì àbí ẹ̀ ń takò ń sìn báyìí so ọ̀rọ̀ abúnàbílì yìí ó jẹ́ nǹkan tó jọmí lójú láwọn abala tó pọ̀ gan abala láwọ́kọ́ ni pé ẹni yìí ẹni tí èyàn ọmọ ìyá sì gbìyànjú lórí ẹ̀ pé ah kán fòdodo hàn wọ́n ni kán sì fi hàn wọ́n kódà gbogbo àsìkò tán fòdodo hàn wọ́n yìí àfá ń jẹ́wọ́ pàwọn ọmọ kankan ni kódà àfá ń jẹ́wọ́ dáadáa pé ah, àwọn ọmọ so àfá ń jẹ́wọ́ pàwọn ọmọ pé àwọn onímọ̀ ń parẹ̀ àwọn ọmọ kankan yàtọ̀ tó bá wà tún fá tún wá ń jẹ́wọ́ pé àfá náà tún wá torí òdodo ò láti rí wọ́n tún wá ń sọ tó jírò rí pé ah, àwá yóò lẹ́rí o àbòsí ní kíní yóò gbogbo tí ó ń sọ ni so but wọ́n ti ń sọ ń sin pé àwọn ò tẹ́lẹ̀ ni àbí wọ́n ti láwọn àwọn sọ tẹ́lẹ̀ ọlọ́run má jẹ́ rí so uh, so kíyàn má kíyàn má kíyàn má padà sí orí rọ́ àbí orí in tí so but Ọlọ́run bá máa ń fi eléyìí ṣe fitna fẹni tí ò bá fẹ́ dófò dòdò tí máa ń bẹ̀rù àwọn nǹkan pé àbáyà ah, àwọn èèyàn ní wá sọ́dọ̀ wọn àbí nǹkan kan àbí gbogbo àwọn eléyìí èmi èmi ń fún àfá yìí ní mọ̀ràn ni ọ̀ èmi kan fún wọn mọ̀ràn pé ah kíyàn kan wòye sí so kan wòye sí gẹ́gẹ́ bí èèyàn ti ṣe gbà á lérò láti lọ fún wọn mọ̀ràn nígbà tí Abu Jabir nígbà tí wọ́n wà lọ́rin so pé àfá yìí náà ìbálòtán bá fà yìí lò àì àì àìfẹ́ tí ẹ gbọ́ òdodo ni ìbálòtí wọn bá wọn lò so àìfẹ́ gbódodo so àti àìbá tí mo fi ń sọ pé wọ́n ti ń súnmọ́ ìṣe sí kàmá òun ni pé ṣèbígbà tí àfà lọ́tán àwọn náà kọ́ náà ń pè wọ́n ní náà ń sọ nǹkan pa wọn náà ń sọ oríṣiríṣi nǹkan ẹwọ̀n kan báyìí gbogbo àwọn kìíní yìí máa ń jẹ́ káwọn èèyàn rí ṣẹ́rí wọ́lá àwọn bídá Ọlọ́run bá fi wọ́n ṣe fìtínà kan wọ́n ní pé bídá tán wà lórí ẹ̀hùn wọ́n tún wá máa fàpọn létan bídá kan ah kìníkan sheikh wa àwọn bàbá wa kìníkan kìníkan gbogbo náà ma gbogbo àwọn tán ma ń gbogbo ma gbogbo àwọn tán ma ń ṣe báyìí èyàn ma ń fúnra rẹ̀ ní tẹ́rìbíyà ẹlẹ́kọ̀ọ́ ni so èyàn ma ń fúnra rẹ̀ ní tẹ́rìbíyà ẹlẹ́kọ̀ọ́ so tí n tí bá ń sọ tí ó fi lè wúlò fáwọn èèyàn táwọn èèyàn ó fi fẹ́ gbọ́n tó fẹ́ sọ so gbogbo wa táà ń pariwo Sheikh Rabi' yìí so Sheikh Rabi' in tẹ́yàn fi mọ̀ wọ́n tó òun ni pé tí Sheikh Rabi' wọ́n rọ̀ dò rẹ̀ tó tọ́ wọ́n sì wọ́n lálàsí rẹ̀ pé in tó tọ́ sí in tó tọ́ sí in tó tọ́ sí ni but wọ́n ó sí lòdì wọn tẹ́yàn ní bùkátà sí ni ìtẹ́fìwárí ni pé gbogbo tí Ibn Hadi kó sínà làwọn ènìyàn ṣe náà ṣe Abu Jabir tẹ́ mọ̀láàfà tẹ́lẹ̀ lánàá ló wá dèyàn rídí rídí kìí ṣe bíyàn sí bíyàn sí ṣe ní ìṣe yìí sí àwọn Yahudi ni ìyìn pé wọ́n Yahudi o sọ̀tọ̀rí gbogbo tí lára àwọn ìwà tẹ́yàn tó rí ni ẹ̀ ìṣe yìí sí àwọn Yahudi nígbàtí Abdullah ní pé ha ah, ìwọ ló dájú láàrin wa ìwọ ló mọ ẹni tó dájú láàrin wa tí bá wá sọ fún yín pé mo ti gbà sílámù ńkọ́ ni ha ah, èyàn burúkú ni ha ah, kíníkan kíníkan ha gbogbo ẹ̀wọ̀n kan ṣé àwọ òmọ́ láti fi bá látijọ́ yìí tí gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀ àwọ òmọ́ láti fi bá ẹlòmíì lò nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ against àwọn ọmọ ìyá tí wọ́n ń portray wọn fáyàn bí wọ́n ṣe jẹ́ sáwọ òmọ́ láti fi bá wọn lò bẹ́ẹ̀ àwọn máa ti fi bá wọn lò bẹ́ẹ̀ bọ̀ kìí ṣe ń tán pè ní ẹ̀kọ́ nìyẹn so gẹ́sí tán pè ní ẹ̀kọ́ nìyẹn so àwọn àmà tí fi bá wọn lò bẹ́ẹ̀ náà kí ẹ̀nà jáde sí Facebook àwọn ah, ni ah kìníkan Abu Abdullah kìníkan so but gẹ́sí tán pè lẹ́kọ́ nìyẹn so kọ́lọ̀ ọba kó jẹ́ káwọn ẹni kan lè rí kìíní so kí wọ́n but tí wọ́n bá rí náà ló fi dáa so ìsorí pé yóò tó máa jẹ́ kọ́ hàn sáwọn èèyàn sí dáadáa ni tó sì hàn sáwọn èèyàn wálé láìlhamd ẹnìkan ò lè dẹ́rọ̀dọ̀ lọ́wọ́ èyàn bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ká pọ̀ jù bẹ́ẹ̀ lọ ká tún mọ́ rọ́bọ̀ òdodo pé ọya káwọn eléyìí kan rọ́dù rẹ̀ káwọn eléyìí rọ́dù rẹ̀ so láwọn tí wọ́n ń jẹ́wọ́ páwọn náà mọ̀ kẹkẹfà nípa ìṣẹ̀lẹ̀ yìí àbáwọn ọmọ ìṣẹ̀lẹ̀ yìí so eléyìí jẹ́ nǹkan aláwọ̀kọ́ tí mo fẹ́ tó fi kọ́kọ́ jọ mí lójú pé ah kéèyàn sì kéèyàn ti mọ òdodo tẹ́lẹ̀ tó ti tí àwọn ẹ̀yà gbárù ẹni táwọn ọmọ ẹ̀yà ń gbárùkù tì tí wọ́n ń fún ní òdodo mọ̀ Allahu a'lam ọlọ́wọ́ba ló mọ̀ ọ́ ọlọ́wọ́ba ló mọ̀ nǹkan but ṣé ìwà máa páyà pé àwọn èèyàn ní gbọ́ mi àbí èmi náà fẹ́ máa ṣe dáwọ́rọ̀ pẹ̀lú àwọn èèyàn sàbáwọn èèyàn àtàwọn ní wàwà pẹ̀lú ìsáwọn ọmọdé ní wàmọ́ bá ṣe so gbogbo àwọn yìí àwọn gbogbo àwọn kan tí ma jẹ́ kọ́dọ̀ fi ikhlas ní ìyìn sọ jasmine èmi ń sọ gẹ́bí mọ̀ràn ni o gbogbo àwọn nǹkan tó máa ń jẹ́ gbogbo àwọn tó máa ń jẹ́ kọ́dá fún ikhlas ni so tó tí a bá dúró dédé ni Abu Jabir ò ṣe wò pé ah, àmọ́dé ni pé kíní káwọn ni ẹ̀dàkùn ẹ̀wọ̀n kafa káwọn wò pé àmọ́dé ni kí wọ́n tà ti di Kánò kí wọ́n dìde kí wọ́n bọ̀ wá sí bíbẹ̀ so eléyìí jẹ́ ah so àwọn nǹkan táfà yìí sọ àtàwọn nǹkan tí ma ń sọ ó wù mí kí n kẹ́mẹ́ sí sì sí kọ́lọ̀ ọba kó fi ṣe wọ́n èmi ò jákàmù ń pọ́ lọ́wọ́ ọba tún lè ó lè fòdodo hàn wọ́n tí wọ́n bá ṣe tán láti fi àwọn nǹkan tí ń dí wọn lọ́wọ́ òdodo so gbogbo àwọn nǹkan tí ó mọ̀ dí wọn lọ́wọ́ tó possible láti mọ̀ dí wọn lọ́wọ́ sọ pé jasmine pé àwọn kìíní ni o làwọn èyí tí mo ti sọ sẹ́yìn àbí kí ẹ mọ̀ wò pé kò tí need kò tí need ẹ̀ ìgbà wo ló wá need ìgbà wo ni ó wá need ìgbà wo ni ó wá ṣẹlẹ̀ ìgbà wo gan ni àbí yẹn kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan báyìí so tí èyàn bá ti ẹ̀wà rò pé kò tí ní ṣe in tó wá kù ní pé kíyàn lọ mọ́ wá gbé in tí èyàn ti sọ pé kìí sí àti àbòsí ní ṣe kíyàn wá lọ gbé e lẹ́yìn lókù so kò bá kò bá kò bá làkàì mu kò bá òdodo mu kò bá bèyàn bí olùmọ̀ ṣe máa ń wùwà báwọn olùmọ̀ ṣe ń wùwà kò bá so tí táwọn olùmọ̀ tán bá rí pé ẹni yìí rí pé òun ti against rẹ̀ pé in tó wá kù ní pé èmi wà mọ́sí kí ni àwọn ọmọ wá gbógun tí ọ̀nà wọ́n á dákẹ́ wọ́n á dákẹ́ bóyá ọlọ́run ọbọ̀ ó jẹ́ kí n rí nǹkan tóun náà rí àpẹẹrẹ pé èèyàn ní ìkìláàsì ni bóyá ọlọ́run ọbọ̀ jẹ́ kí mi náà rí tóun náà rí pé ah bóyá n tó rí táwọn ni yìí rí tán fi hàn pé ah, kí ni yìí ó yẹ kéèyàn kéèyàn dó tì ní à ń ó láwọn sábàbí ó nǹkan tó fà so ìkígbe ìsìkígbe máwọn èèyàn ìmọ̀ ṣe bí kàmọ́ sí ń ṣe kò túnmọ̀ kò dẹ́ni kankan kò dẹ́rù bẹ́ni kankan bóyá tán bá ti ẹ̀mí lè pé gbogbo ilé yóò nítumọ̀ fà wállàhí kò nítumọ̀ kò nítumọ̀ sí àwa bẹ́ẹ̀ ni kò lè nítumọ̀ sẹ́ni tó bá fẹ́ gbọ́dọ̀dọ̀ náà torí ojoojúmọ́ àwọn èèyàn gbọ́dọ̀dọ̀ yé sí ojoojúmọ́ àwọn èèyàn gbọ́ yé sí ni pé ah sáwọn táwà dó tí ni làwọn tí wọ́n ń wí gbogbo àwọn kan tán wí ká parọ́ máwọn èèyàn kò lára ẹ̀ ká yí òdodo padà ẹwọ̀n tó dàbà so eléyìí jẹ́ àwọn nǹkan tí afá yìí tán pè ní Abu Nabil yìí àwọn nǹkan tí ó jákè sínú àwọn ọ̀rọ̀ wọn so bákan náà nínú àwọn nǹkan tí ó tún jẹ́ ọ̀rọ̀ òun náà ni pé àbí nǹkan tẹ́ni yìí sọ lọ́rọ̀ òun ni pé ẹni yìí sọ pé kẹlìmà kìbáàrù ní pé ọ̀rọ̀ òdodo ni tó yí pé báátìlì nágbà lérò pẹ̀lú rẹ̀ so ni pe ọ̀rọ̀ òdodo ni but báátìlì nágbà lérò pẹ̀lú eh ẹ̀yìn tí ó wà dáa ni pe kan ṣe tẹ̀fsílù batil yẹn so kan ṣe tẹ̀fsílù batil yẹn ni pe àwọn òwò na ibi tí mo ti ń sọ pé rọ́ tún kún nìyẹn o ibi tí mo sọ pé rọ́ ń kún nìyẹn àwọn èèyàn kan wà tó pé dò ní ìyá àpẹ̀wọ̀n kìbáàrù náà sheikh Fuad Zintani ìgbàwọlá pé sheikh Fuad Zintani ni kibar but síbẹ̀ yìí náà lẹ́ ń sọ pé kò túnmọ̀ pé ó dìgbà tí yẹn bá tó di kibar kí yẹn tó gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin náà lẹ́ ń sọ náà kìí ṣe ẹ̀yin náà lẹ́ ń sọ so àmìta àpé ń kibar wọ́n sì tún wọ́kẹ̀ fún wa pé àpé ń kibar láìsí pé yẹn ò ronú pé yẹn ó bọ́lọ́wọ̀n pàdé afá ah, yìí náà wà dúó wọ́n mọ̀ sí wà sí fáwọn èèyàn pé ẹ bọ́lọ́wọ̀n pàdé gbogbo tẹ́ ba sọ o afá yìí náà wọ́n mọ̀ báwọn èèyàn sọ bẹ́ẹ̀ àwọn náà dùn máa báwọn èèyàn sọ pé à ah, ẹ púpọ̀ à ah, gbogbo ẹ̀yin èèyàn gbogbo tẹ bá sọ láyé yìí ẹjẹ́ sírò rẹ̀ àwọn náà wọ́n mọ̀ báwọn èèyàn sọ bẹ́ in tẹ́ mọ̀ pé ò jẹ́ òdodo ẹ̀ sì fi rin lẹ̀ ní pé àwọn tán ní pé kalimatu haqqin ok Sheikh Fawzan Sheikh Fawzan yóò wá ṣe kìbár sáàgbá Sheikh Fawzan kìbár Sheikh Rabi'u ṣe kìbár ma Sheikh Ubayde ṣe kìbár ma Sheikh Abdullah Bukhari yẹ́ ṣe kìbárù ma àtàwọn bẹ́ àtàwọn mí àtàwọn mí àtàwọn mí àbáwọn táwọn kìbárù tí wọ́n tọ́ka sí wọn so ọlá pé ọlá pé àwọn ènìyàn ti wá wá lórí òdodo wọn ò fẹ́ rin ojú ọ̀nà tẹ́yìn rìn wọn ò fẹ́ ṣe bẹ́yìn sẹ́nsẹ̀ yìí ó ti di pé àwọn tán ń pè ní kìbárù kalimatu haqqin so bátìlì ní kíyàn pé Sheikh Rabi' yẹn torí gbogbo àwọn lázìmọ̀ ọ̀rọ̀ wọn ni ọ so bátil ní kíyàn pé ṣe kọ̀rọ̀ mìí kìbára ọ̀fá wọn sọ pé àwọn tó bá ti wá wà lórí ipò tán wà ní wọ́n jẹ́ kìbára ẹsọ ẹnìkan tó sì pé òjò tó gba mọ́kífò òdodo mọ́kífò hak nípa fitina ibn hadi òjò ìní sọ so ìyàtọ̀ wà láàrin pé kíyàn ẹni of course èyí embrace irú ẹni bẹ́ẹ̀ welcome ẹ̀ èyí ó èyí mọ̀ ọ̀nà kan dáadáa látọ̀dọ̀ rẹ̀ so but pé kọwàá ti pé òjò iná wọ́n wá sọ di kìbára bí wọ́n ẹni tó bá ti bòrò wọ́n sọ di kìbára ìta ní èé so lùmọ́nù gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ ẹ̀yin lẹ mọ̀ wọ́n ẹ̀yin so lùmọ́nù Sheikh Ali al-Hudhayfi ní èé so lùmọ́ di pitna Ibn Hadi di kìbára bí Sheikh Munir al-Sa'di ní èé bàtọ́wà di fitna ibn hadi náà sọ di kìbáàrù àti pé ta ti ẹ̀wà ní ta ní ta ló sọ pé kìbáàrù ni wọ́n kọ́nà ọba kó ṣe wọ́n ní kìbáàrù kó ṣe wọ́n kó jẹ́ kí wọ́n dé lẹ́fù náà kọ́nà ọba kó sọ so èyí tí èyí so níbi ìran òdodo lọ́wọ́ kí ẹ̀ máa wò pé ah, àwọn ọmọdé so táwọn òkú lágbá ah, òdodo òdodo ni ok ah irọ́ ilé yìí irọ́ ilé yìí kọ́kọ́ jẹyọ pé kalimatu haqqin ẹ bátìlù wọn náà fi gbà lérò àwọn tẹ́ ń parọ́ pa pẹ̀ ní kìbàrù ẹ mú bí tá ti pẹ̀ wọ́n kìbàrù wa àwọn tẹ́ ń parọ́ pẹ̀ kìbàrù ẹ mú bí tá ti pẹ̀ wọ́n kìbàrù wa ibo láti pẹ̀ wọ́n kìbàrù but ká sáà dọ̀rọ̀ rú ká dọ̀rọ̀ rú ká parọ́ ká parọ́ mọ́ àwọn èèyàn èso ọlá pé gbogbo ẹni tí gbogbo ẹni tá bá ti gbàrọ rẹ̀ ní kìbáàbù so ẹ̀ sáà fẹ́ mọ̀ gbọ́rọ̀ yẹn ilzam gọ́rọ̀zà kìbáàr ilzam gọ́rọ̀zà kìbáàr kí ló ṣe kí ló ṣe ọ̀rọ̀ náà so eléyìí jẹ́ nǹkan aláwọ̀kọ́ nínú nǹkan táfà àìsọ̀ tó yí pé aláwọ̀kọ́ ìfẹ́ parọ́ wà ń bẹ ẹlẹ́ẹ̀kejì àìsọ òdodo jíbọ̀ ń bẹ ẹlẹ́ẹ̀kẹta òun ni pé òun ni pé kódà gọ́mzù ó wà ń bẹ̀ sáwọn kìbáàrù gẹ̀ torí àwọn òun àwọn ń kìbáàrù tẹ́wà ní bátìl ni so àwọn òun ni à ń pè ní kìbáàrù tó tẹ́wà sí tẹ́wà fi decide pé kalimatu haqqin urida biha bátìl ní pé bátìl náà ni bátìl yẹn gbàlérò abẹ́ ẹ̀mọ̀ túnmọ̀ tẹ́ ń sọ nígbàtí Àlí sọ fún wọn pé kalimatu haqqin urida biha bátìl ṣé bátìl inil hukmu illa lillah àbí wọ́n sì fẹ́ wọ́n fẹ́ fi ọ̀rọ̀ òdodo wọ́n fẹ́ fi rinlẹ̀ pé à ah, but in ta fẹ́ fi rinlẹ̀ ok bá tí wò láwá fẹ́ fi rinlẹ̀ àwọn wo la fẹ́ fi rinlẹ̀ ń kí báàrù tó jẹ́ bátìlì ṣe ṣe kọ̀rọ̀ bí ìdá pé ń kí báàrù ní bátìlì lọ́dọ̀ ti yàbí la hawla wala quwwata illa billah ṣe ẹwú bẹ́ẹ̀ ṣe ń kó sí ẹwọ́ bẹ́ẹ̀ sí ń kó sí kòtò kan láti kòtò kan sí kòtò míì látara pé ẹ̀ lódòdó gbà so eléyìí jẹ́ nǹkan aláwọ̀kọ́ tafà yìí sọ so afáà tún sọ pé alkibaru làwọn tó bá dó lórí tàwà fẹ́ kí làwà fẹ́ kí ni àwà fẹ́ èyàn gbúrọ̀ mọ́ rí ọ̀rọ̀ ẹ̀sìn bí báyìí pé in tí ọ̀dọ́ wa ló ti bẹ̀rẹ̀ tí ó fi wá di pé ń táwà fẹ́ ẹni tí máa ń rọrẹ̀ sí báyìí aláwọ̀kọ́ wàláyé ó kó ìgbéraga ìfẹ́ gbòdòdó sínú nípa ìyìn táwà fẹ́ so pé ṣe wọ́n pé gbogbo àwọn tí wọ́n gbogbo àwọn tí wọ́n máa ń tí wọ́n da gbogbo àwọn jẹ́rọ àwọn àfáànù náà ni pé sí mi wà sí tí wọ́n ìtafẹ́ ni sí mi wà sí ìtafẹ́ ìtí ṣẹ́kọ̀rọ̀ bí n fẹ́ so sí mi so gbogbo àwọn tán dájára àwọn àfáànù gbogbo ọ̀nà tán fi ń gbà dànù náà so kí làwọn fẹ́ tí kí ni àwọn ń kí ni táà fẹ́ kí ni dìmáǹdì wa sáà ní dìmáǹdì kẹ pé ẹn dìmáǹdì pé ẹn táà fẹ́ ní o bó sì ti ṣe kí so ododo ododo kí ẹ̀dọ́ tòdodo ni ó jẹ́ rẹ̀ kí ẹ má parọ́ máwọn èèyàn pé ẹ̀yìn táwọn fẹ́ àbẹ́yìn gan tó ti pé in tí àwọn àfá tí wọn ò bá ti se bẹ́ẹ̀ ṣe ṣe pé kí wọ́n ṣe tẹ̀kìdìlì òdodo kí wọ́n pa òdodo tí kí wọ́n jónù kí wọ́n má gbé irú nǹkan báyìí ká má gbé lẹ́yìn àbẹ́yìn gan lẹ́wà máa yẹpẹrẹ rú àwọn àfáà ẹwùn kan sọ Sheikh Fuad az so whereas in bẹnu ẹ̀yìn àfáà yìí gan tó yí pé lẹ máa ń bá jálá wọn kódà lẹ máa ń sọ pé ẹ máa ń bá wọn sọ̀rọ̀ ẹ máa ń ṣe gbogbo ẹ̀ so ẹwùn kan tẹ́ sọ wọ́n dà débi pé ẹni tó jẹ́ ẹni tó jẹ́ máa kẹ́kọ̀ọ́ gan òun náà lè ní jùrá láti lálà sí ṣífò alàzìn tàbí wá ṣífò so gbogbo àwọn kan báyìí mo ń ka ọ̀rọ̀ Sheikh Zaid kan láàrọ̀ Sheikh Zaid ń sọ pé tí ẹ bá fẹ́ kí kíma kó èyàn kó ní bárọ́kà gan kí ẹ máa juwọ́lẹ̀ fún kílọ̀kọ̀ rẹ̀ kí ẹ máa juwọ́lẹ̀ fáwọn sálàf kí ẹ tó máa juwọ́lẹ̀ fáwọn afá kí ẹ gan so níbi of course níbi òdodo náà níbi nǹkan tó jẹ́ òdodo níbi tó jẹ́ so mo wò pé báwọn ẹni ìṣe ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn kìbáàrù ó lè jẹ́ fìtínà fún wọn tí wọ́n fi sákọtọ̀ lẹ́mì àwọn èèyàn tí wọ́n fi jábọ́ lẹ́mì àwọn èèyàn gan pẹ̀lú bọ́n sí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn kìbáàrù di gbogbo tán sọ́dì so eléyìí jẹ́ nǹkan tí wọ́n ẹ̀yin gẹ́lẹ́ tó ti gbé ẹni tó bá ti tí ó bá tẹ bá ti rí kẹ́nìyàn jólùmọ̀ ńláńlá tẹ́lẹ̀ tẹ bá ti rí pé à kò mú ìtẹ́wà bí kò lẹ́wà sọ ẹni ẹ̀dẹ́ni yẹpẹrẹ but tààlà wá sọ̀rọ̀ ń pa rẹ̀ tí è sẹni táwọn kìbáàrù sọ̀rọ̀ ń pa rẹ̀ kìbáàrù wo ló sọ̀rọ̀ ń pa Sheikh al-Hudhayfi kìbáàrù wo ló sọ̀rọ̀ ń pa àwọn tí kàmọ́ sọ̀rọ̀ ń pa wọn tó gbogbo àwọn tẹ́yàn kó mara náà ni so ẹ̀ sì jáde bọ́ta pé àyín tí ń sọ èmi ò sọ bó tẹ̀sẹ̀ pé ẹ̀mọ́ ń sọ so ní pé ana uhadhiruhu amama hadha al-haid so bó tẹ́ẹ̀ jáde sọ́ntà pé à kwa bọ́pá bọ́sẹ̀ kọ́ bí nǹkan tí ń sọ so kí ló kọ̀rọ̀ eléyìí jẹ́ nǹkan tí kò bá mọ́ ara ti ara ẹ̀yìn táwọn fẹ́ kí láwọn fẹ́ ẹ̀wọ̀n pé ẹ̀ bí àwọn fìtínà yìí ó dùn kọrẹ létí mara wọn so àwọn fìtínà yìí ó dùn kọrẹ ma ashbaha al-laylata bil-bariha so ẹwùgbà tí ẹwùgbà tí captain sọ ọ̀rọ̀ tí ń sọ pé àà pé wọ́n fẹ́ kó in táwọn fẹ́ wọ́n fẹ́ kóhun sí wọ́n fẹ́ jẹ́ kóhun sọ̀rọ̀ burúkú ni òun ò sí lọ́rọ̀ burúkú lẹ́nu ẹ mọ̀ pé irú nǹkan tóun náà ń sọ ni kíyàn wòye sí gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà tí yàn bá ti ń takò òdodo bó ṣe máa ń rí nìyàn wọ́n fẹ́ jẹ́ kóhun sọ̀rọ̀ burúkú sí ni wọ́n fẹ́ jẹ́ kó sọ òdodo in tó bẹ́sẹ̀ ọlọ́ọ̀bà mo wá ní wọ́n fẹ́ àbí tí wọ́n tẹ́sìn Ọlọ́run bá ń bùkátà ní pé kó sọ tó jòdòdò ọwọ́ ni tán fẹ́ so eléyìí aláwọ̀kọ́ kó ìgbéraga sínú ẹlẹ́ẹ̀kejì àìfẹ́ gbòdòdó tó wá kó sínú ìmá wá àtàtì òdòdó mọ́ personality kódà bó jẹ́ ọmọ kékeré gan ló sọ fún yàn ọmọ kékeré gan ló sọ fún yàn tó yàn ah òdòdó mo fẹ́ dì mú èmi ò ní wò pé ẹyin tó fẹ́ lè mẹ́wàá sí ara àfáà yìí tún ni wọ́n gbé kẹ́límà kìbáàrù kalẹ̀ li'isqati akabir al-akharin so ní pé wọ́n gbé kẹ́límà kìbáàrù kalẹ̀ láti fi gé àwọn kìbáàrù yòókù àwọn lómi tán ń pè ní kìbáàrù wọ́n gbé kẹ́límà kìbáàrù kalẹ̀ so àwọn náà fi gé so àwọn náà fi gé so àbí tí ẹ bá ti di kìbáàrù ìkíní kan wà tí ò yí èèyàn fa àbí tí ẹ bá ti di kìbáàrù ó túnmọ̀ pé kò tí ẹ̀ sáṣìṣe mọ́ whereas kìí tẹ́ẹ̀sí tí yàn sọ ní pé yàn sọ pé no but tó bá tí yàn bá ti di kìbáàrùn ún sí báyìí so èyàn ní sáì sí má so ẹgbọ́n tí Sheikh Ibn Baz lára wọn kan tí wọ́n ní wọ́n sọ fún Sheikh Rabi ni pé tó bá yí pé mi Ibn Baz mo sàṣe sí rọ́dù fún mi tó bá yí pé mi Ibn Baz mi Ibn Baz mo sàṣe o sí rọ́dù fún mi mọ́kùnrin àti sí rọ́dù kìbáàrùn náà so àìmọ́yé àìmọ́yé àmẹ́yẹ tó sì pé ó dé level mọ́nú ó dé lẹ́fù mọ̀ ó wá ìmọ̀ dé lẹ́fù kìbáà so ó sì padà ó sì padà sínà èyàn ò sọ kankan pa àwọn èyàn ò sọ ń pa ẹlòmí òkú mẹ́yìn pé wọ́n tún padà tún parọ́ so torí ó ti hàn bí ọ̀rọ̀ ibé báyìí pé irọ́ wà ń bèèrè tó tún padà tún parọ́ pé ó làwọn tún ní ìgbẹ̀yìn ayé àwọn kìbáà wọn máa ń sínà ah, ẹ dákun tó rọ̀ náà ìgbà wo la fẹ́ lò ète dà ìgbà wo la fẹ́ lò ète dà so aláwọ̀kọ́ kò sí àìsímọ̀ fún kìbáà so ẹ̀rí ẹ̀rí làwọn ń pè yín sí ẹ̀rí làwọn ń pè yín sí pé ẹ̀rí tí kìbáàrù fi sọ kíní yìí ni ẹ̀rí tí kìbáàrù fi sọ kíní yìí ni in tá àsọ ẹmọ́ sọ àsọ pé isma wà fún kìbáàrù so àsọ pé isma wà fún kìbáàrù àsọ pé kìbáàrù lè ṣàṣe ẹ̀rí kílẹ̀ rí ẹ̀ sì rẹ́ẹ̀rí mú wá ẹ̀rẹ́ mú wá ẹ̀wá ẹmọ wá dá gbogbo ẹ̀rú mọ́ dá gbogbo ẹ̀rú mọ́ dá gbogbo ẹ̀rú Ah, kìí ṣe báwọn olùmọ́sí ma ń treat masáìlì ni so ah, eléyìí tún jẹ́ ọ̀rọ̀ tí àfáà yìí sọ so àfáà yìí tún sọ pé ẹ̀sìn òdẹ̀ kí ń sẹ̀sìn Sheikh Rabi' àbẹ́sìn Sheikh Ubaid nìkan ṣe wo lamzu àti gomzu sáwọn àfáà báyìí ẹ̀sìn òkí ń sẹ̀sìn Sheikh Rabi' àti àbí ẹ̀sìn Sheikh Ubaid nìkan ń sẹ̀sìn Sheikh Rabi' àbí ẹ̀sìn Sheikh nìkan so ẹ̀sìn ẹ̀sìn kí wá ní ẹ̀sìn Ibn Hadi àti ẹ̀sìn tani ẹ̀sìn Ibn Hadi àti tani so torí pé bẹ́ẹ̀ ṣe sọ yìí wọ́n lè sọ fún wọ́n lè sọ fún irú nǹkan tẹ́ ń ṣe ìbẹ́ẹ̀ náà so ẹ̀sìn ò kí ń sẹ́sìn Sheikh Rabi' àti ẹ̀sìn Ibn àti Sheikh Ubayd nìkan subhanallah alazim so kí làwọn àfáà yìí ṣe tó bùkátà irú tó tó báyìí àbí bóò làwọn èèyàn ṣe bóò àwọn èèyàn ṣe tẹ̀lé àwọn àfáà tó wá bùkátà nǹkan tó tó báyìí ṣé wọ́n tẹ̀lé wọn láìlẹ́rì ni wọ́n tẹ̀lé wọn láìlẹ́rì náà gbogbo ìgbà tẹ́ ti ń sọ̀rọ̀ tẹ́ ti ń sọ̀rọ̀ ọjọ́ wo la wá sọ̀rọ̀ pé ok Sheikh so but kíyàn kíyàn tíyàn bá ti ń tíyàn bá ti ń takun tó jòdòdó in tó máa ṣẹlẹ̀ ni so ìtẹ́mbẹ̀lẹ̀ àwọn àfáà pé ẹ̀sìn rẹ̀ kí ń ṣẹ̀sìn Sheikh Rabi àti ẹ̀sìn Sheikh Ubaid nìkan ẹ̀sìn rẹ̀ kí ń ṣẹ̀sìn Sheikh Rabi àti ẹ̀sìn Sheikh Ubaid nìkan so eléyìí gọ́mzù wà ń bẹ̀ sáwọn àfáà ti lámzù ìdọ́gbọ́n fẹ́ mọ́ bẹnu àtẹ́yìn so kọ́lá bẹ́yìn ò ní ti ń ṣẹlẹ̀ so in bẹ̀rù gan wallahi fáwọn àfáà yìí gan bí ẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ sáwọn sàbábù báyìí tí ipò àwọn kìbárù ń díkù tí ń díkù tí ń díkù lẹ́mí àwọn sàbábù yìí eh in bẹ̀rù gan fáwọn àfáà yìí gan wallahi in bẹ̀rù gan fún wọn gan àti tọ́jọ̀ tó dì mú àfáà yìí sọ pé àwọn bàbá yìí gan takò kan sọ pé àwọn lẹ́gbẹ̀ẹ́ lérí so bẹ́ẹ̀ ni wọ́n takò dáadáa so gẹ́gẹ́ bí wọ́n sọ takò tó dòdó bá wà pẹ̀lú anybody náà pé kíyàn gbà bó ṣe ṣe pé tó dòdó bá wà pẹ̀lú ẹni tí ó tó àwọn kìbáàrù kíyàn gbà the same thing náà ni pé tó bá yẹ pé òdòdó wà pẹ̀lú àwọn kìbáàrù kíyàn gbà náà òdòdó wà wà pẹ̀lú wọn ṣe eléyìí náà wá takò eléyìí náà takò pé tẹbárò dòdó kẹmọ́ dòótì a ń bèèrè ta sí àwọn tó tún wá jẹ́ kìyàrù àwọn tó tún wá jẹ́ kìyàrù má kí wọ́n máa tàn pé ọ̀rọ̀ ọ́fíìsì náà yìí pé ọ̀rọ̀ sẹ́kọ̀rọ̀ bí sẹ́kù bèèrè èyí o mọ́dúrà àwọn àfáà tí wọ́n gba ọ̀rọ̀ yìí tí wọ́n jòkó àwọn àfáà tí èsì pé èyí ó kàn wí nǹkan fún wọn pé ó yá ṣe kìní táwọn náà sì mọ̀ sí ara ò tí wọ́n jòkó so tí wọ́n jòkó tí wọ́n wò pé à bọ́rọ̀ ṣe rí ni yàtọ̀ sí àwọn àfáà tí wọ́n máa ń lọ lé Sheikh Muhammad gẹ́gẹ́ bá sí máa ń lọ lé Sheikh Rabi' náà so àwọn àfáà tán lọ lé Sheikh Muhammad gẹ́gẹ́ bá sí máa ń lọ lé Sheikh Rabi' àwọn tún súnmọ́ nǹkan wọ́n tún súnmọ́ àwọn nǹkan dáadáa wọ́n tún wọ́n gan ní àwọn nǹkan so bó ní o ṣe wá ṣe pé irú àwọn èèyàn yíwa ní ẹ̀sìn kí ń sẹ́sìn ṣe a ní ẹmọ́ ẹmọ́ mọ̀ gbé ọ̀rọ̀ ibi bàpá wà ń dá sí tó wù wá ń bí mọ́ ṣe rí ibi tí ibi táwọn èèyàn ti ń rí pé àwọn ẹni yóò rí tí wọ́n ń sọ gbogbo àwọn kíní yóò kò níta kéèké nú torí gbogbo ẹni tẹ́ bá sọ bẹ́ẹ̀ fún sìn tó bá wá bẹ́ẹ̀ mi tẹ́mi wá bún fún pé à ní ti ṣe kìíní sọ ni mo wá fún pé ṣe kásánà lè lọ́kí ṣe kàsán àrẹ́kọ́ tó ti kàtírà manhajji wọn dáadáa tó gbádùn rẹ̀ tó ti pín tó fi gbọ́n kan yínú kí wọ́n sọ pé à wà dúdú nǹkan tí ṣe kàsán àrẹ́kọ́ kí náà kọ ó wá ká ṣe hàn pé tó bá padà rí yíwọ̀n pé àwọn àfáà yìí gan nídìí rọ́yà masala wọ́n sì ń pọ̀ tó ẹ̀bí wà so ojú táwọn èèyàn máa fi so wọ́n sì ń pọ̀ tó ẹ̀bí wà pé àwọn ọmọ yìí wọ́n kàn àwọn kan àwọn kan wọ́n kan sẹ́ẹ̀sì tẹ̀sí Sheikh Rabi àti Sheikh Ubayy so gbogbo àwọn gbogbo àwọn àfá àwọn àfá àwọn àfá yìí Sheikh Abdul-Ghani àwọn isaac gbogbo àwọn àfá tán ti dàgbà Sheikh Salim bá Mehriz gbogbo àwọn àfá tán ti dàgbà sínú súnnà yìí wọ́n rílé wọ́n rítọ̀ wọ́n rílé wọ́n rítọ̀ so gbogbo náà wọ́n kàn wọ́n kàn wọ́n kàn sẹ́sìn dẹ̀ sí Sheikh Rabi àti Sheikh Ubayy nù gbogbo eléyìí ò lè jẹ́ kí òdòdó gbogbo eléyìí ẹ̀kàn gbẹ́kòtò fúnra rẹ̀ ìyẹn kan gbẹ́ kòtò fúnra rẹ̀ afá tún bẹ̀rẹ̀ sí wọ́n tẹ̀síwájú láti máa parọ́ wọ́n ní nígbà táwọn èèyàn wọ́n sọ fún pé Sheikh Rabi' Sheikh Ubayd nìkan ni wọ́n ní ẹ̀díkà tún mẹ́lò míì sí Sheikh Abdullah Bukhari nǹkan in tí ò in tí ò ọ̀rọ̀ tí ò wàláhì ọ̀rọ̀ yìí kìí ṣe pé kí ní bó ṣe jẹ́ nìyẹn ẹ̀ kìí ṣe pé shay'un eh, minal nínú kọ́rọ̀ gúnrégé nú ni so kò ní kọ́rọ̀ gúnrégé nú so wọ́n tún wá bó ṣe al-Bukhari ma so ibi táwọn náà tún wá tún wá takora wọ́n tún wá ní rajulun kabir wọ́n ẹgbà pé yàn rajulun kabir wọ́n wá pè ní kìbáàrù wọ́n fi sínú àwọn kìbáàrù ẹ̀ tún wá ní wọ́n tún wọ́ mà so àwọn tí ò tí ò tí ju Sheikh Abdul-Bukhari gan lọ wọ́n gbà pé kẹbíìrì ni wọ́n gbà pé kẹbíìrì ni wọ́n so kò sígbà tí wọ́n wọ́ ọmọ so wọ́n ti ma ń dákọ wọn mọ́ náà tẹ́lẹ̀ so wọ́n ti ma ń dákọ wọn mọ́ náà tẹ́lẹ̀ wọ́n ti ma ń wọ́n ti ma ń mọ́ ń pè wọn máwọn wọn máwọn náà tẹ́lẹ̀ so kìí sígbà wọn ni pé wọ́n sẹ̀ wá no ara so eléyìí tó jẹ́ nǹkan tí afá yìí tó wọ́n fi tó fi parọ́ nínú àwọn nǹkan tó wọ́n sọ but tó bá ṣe pé gbogbo àwọn kí ní èyí parọ́ ẹ mẹ́rin wá lórí ẹ̀nà ṣebí mi ń sọ fún yín sí báyìí pé kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ so kò rí bẹ́ẹ̀ kẹbíìrì ni kódà fitna ibn hadi gan ó tún wá fi hàn pé sẹ́ Sheikh al-Bukhari kẹbírì ni wọ́n torí gbogbo ìbálò tí ibn hadi gan bá wọn lò ìbálò kò bá wọn lò ń bálò tó tó bá yí pé kò gbà pé kẹbírì ni wọ́n ni ó yẹ kó wá wọn náà mọ́ wọn ó yẹ kó wá wọn ọlá pé yìí náà gbà pé kẹbírì ẹni yìí ti jẹ́ kẹbírì tẹ́lẹ̀ ní òfin rọrùn fáwọn kọ̀ọ̀kan nú yí láti pè wọ́n ní táwọn ẹlòmí ń pè wọ́n lágbàáyé ìkáfòl fitan as-su'ufuq al-akbar tabbakh al-fitna ṣe àwọn pé wọ́n ń pè ṣe kàrà bọ̀kan ní gbogbo ilé in tí ò jẹ́ ó rọrùn fẹ́yìn ni hùn ọlápẹ́yìn náà ti mọ̀ wọ́n kẹbí rìtẹ́lẹ̀ ni àṣẹ tó bá ṣe pẹ́ ní tẹ́ mọ̀ tẹ́lẹ̀ àbẹ́ni ẹni tí ẹ̀rù tẹ́ kàkún tẹ́lẹ̀ ṣe kò ní rọrùn fún yín láti máa ṣe ṣe àwọn ẹ̀ ṣe bẹ́ẹ̀ fáwọn ẹlòmíì ni àbáwọn ẹlòmíì nú yóò ṣe bẹ́ẹ̀ fáwọn ẹlòmíì so ọlápẹ́yìn náà ti mọ̀ wọ́n kẹbí rìtẹ́lẹ̀ ni ó ti rẹ́gísítà sí máìndì yìí so afá tún sọ ilé pé so irọ́ ni kí la fẹ́ gbà ń bẹ̀ afá tún wá dé irọ́ wọn ládé wọ́n tún kún lọ́dá wọ́n ní wàláì ní tí ò tí tọ́sẹ̀ kan wọ́n tún fẹ́ nìkan sí wọ́n ní Sheikh Al-Ali Al-Dhaifi ní Yemen wọ́n ní wọ́n tún fẹ́ nìkan sí tẹ́rí gbogbo kìíní ẹ̀mẹ́rì wá fún ṣe ẹ jẹ́rìí pé ẹ mú ẹ proof pé ẹ ṣe parọ́ bí àwọn kan tẹ́ ń sọ yìí ẹni pé wọ́n gbà wọ́n kí bá rùn tọ́tọ́ wọ́n sì tún fẹ́nu kẹkún so wọ́n sì fi kún ni ẹsẹ̀ ń gbọ́ pé èèyàn dákọ̀ ṣe kàlẹ̀ àlùfẹ́ fi ní ẹ̀tún wọ́n ń sọ pé in tí ò tọ́sẹ̀ kan la ilaha illallah well in tẹ́yìn sọ ni pé in tí ò tọ́sẹ̀ kan wọ́n fi wọ́n kú kí bára bí ní tí ò ṣẹlẹ̀ so wọ́n rèjì wọ́n rèjì rẹ́gísítà wọ́n wá gbé wọn díkì wọ́n wá fókọ wọn sí àwọn kìbá ẹkílẹ̀ rí yín fún ẹmú wà ẹmẹ́rìí wá ẹmẹ́rìí wọ́n gbé wọn wọ́n á in tí ó tọ́sẹ̀ kan fún àwọn sì tún fi àwọn náà sí level àwọn kìbára so gbogbo ẹni tàbá ti tàbá ti ń gbọ́rọ̀ rẹ̀ tàbá ti ń gba ọ̀rọ̀ rẹ̀ tàbá ti ń ka ọ̀rọ̀ rẹ̀ so wọ́n ti fi wọ́n sí kìbára gbogbo ilé irọ́ ni irọ́ ni ẹ̀ẹ̀ páyà ibi tí irọ́ máa ń padà já sí ni ẹ̀ padà kí ẹ máa parọ́ mọ́ àwọn èèyàn ni pàápàá jùlọ nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà lára àwọn ọ̀rọ̀ táfà ìtún sọ tó tún lágbára òun ni pé àfáà sọ pé nínú àwọn nǹkan táwọn ènìyàn gbára lé ni pé wọ́n fẹ́ ṣe nusratul mazlum ẹ dákun ìgbà wo ni nusratul mazlum ò sí nínú súnnà ìgbà wo ni ò sí nínú islam so nínú tán fẹ́ gbára ni pé nusratul mazlum ìgbà wo ni ò sí ńbẹ̀ nínú téèyàn fi lè rí ojú rí Ọlọ́run ọba jù ní pé kéèyàn ṣe nusratul mazlum so wọ́n wá ní wọ́n máa gbára láyà kan tí pé wọ́n sí àyà yẹn gbọ́yà bí nǹkan àwọn kìbáàrù ló lọ àyà bẹ́ẹ̀ tàlẹ̀ ń báwí àníṣẹ́ tẹ́ rí gbogbo kíní yìí tẹ́ bá dá padà síbi tó ti wá èyàn kàn máa look èyàn máa look ridiculous lójú àwọn èèyàn tó gbogbo àwọn tó bá ń gbọ́rọ̀ yín tó bá bẹ́ mi sí báyìí tí máa ní ok tọ́ ṣẹ́kọ̀rọ̀ bí wọ́n sọ wọ́n sọ àwọn náà sọ ọ̀rọ̀ yìí wọ́n dẹ̀ deducted wọ́n dẹ̀ <laughs> kódà gbọ́n nǹkan tí Ibn Kathir gan sọ so ní pé in tí Ibn Kathir gan sọ ni o Ibn Kathir o ma sí fitna Ibn Hadi o so gbọ́n nǹkan tí Ibn Kathir gan sọ fúnra se kò ṣe lò sí so gbogbo tí ó ma gbogbo kí ẹ má ṣe tahrir ọ̀rọ̀ báyìí kí ẹ má ṣẹ́rẹ́ àwọn tó dùn tàn jẹ́ bẹ́ẹ̀ làwọn tí wọn ò dá kankan mọ̀ táwọn náà sì fẹ́ dá kankan mọ̀ àbọ̀yìn tí máa ń wòròdó à yóò rí o so yóò rí pé wọ́n lọ síbi ayà pé wala tarkanu ila alladhina zalamu fatamassakumun nar so ṣe aya yẹn ò sọ bẹ́ẹ̀ ni aya yẹn sọ bẹ́ẹ̀ nusratul mazlumi tó sì dáa ni so in tó sì dáa ni a ń bèèrè tàsí ilé yìí tún wá ní tó ju nusratul mazlumu lọ́nà so nusratul mazlumu gangan fúnra rẹ̀ bó tí yóò bá tún wá ṣe yóò jẹ́ so bí yóò bá ṣe nusratul mazlumu in ìyá lè jẹyàn lórí tẹ́yìn bá rán ẹni tó sàbòsí fún lọ́wọ́ o àkọ́lá hadith annabi sallallahu alaihi wasallam tó wá lérí ẹsẹ̀ ọ̀kànlá gan hadith tó ní agbára tó yẹ kó ma jí kíyàn gbẹ̀n báyìí làfáà fi ń sàwàdà pé ẹni tó mọ́ gbára lé inú e suratul mazlum so ẹjẹ́ nǹkan hadith kan fún wa hadith wà nù silsilatu sahiha àti sheikh albani mujallad ẹlẹ́kẹfà hadith 640 sheikh arafat na fi sifaida so ẹ ma wọ gbogbo àwọn tí wọ́n sọ di ah eh aljaza'u min jinsil amal aljaza'u min jinsil amal so wani umira bi abdin min ibadillah an yudraba fi qabrihi mi'ata jalda ní pé wọ́n wọ́n pa pé wọ́n pa aláṣẹ pé kan lu ẹrú kan nínú àwọn ẹrú Ọlọ́run bá pé kan lu ní kan lu lọ́rẹ́ kan ṣe ní búlálà wọ́n ṣe ní búlálà ọgọ́rùn nínú sàárì rẹ̀ wọ́n ní falam yazal yas'al yẹ kò bo len tin béèrè wa yad'u títí wọ́n ń sàdúwà hatta sarat jallatan wahida títí tán fi lú wọ́n lú pé tó fi kọ ẹyọkan wọ́n ni ẹyọkan wọ́n náà fajulija jallatan wahida wọ́n tún fún ilé ẹyọkan tó kùnà wọ́n ni famtala aqabruhu alayhi naron kò tún mọ́ bẹ̀ o sàárè rẹ̀ bá tún gbiná faqala qalu innaka sallayta salatan bighayri tuhur wọ́n ní ó kírun láì sí ìmára wa mararta ala mazlumin bẹ́ẹ̀ sì ni orin ó kọjá lẹ́gbẹ̀ẹ́ ni tó sì pé àbí orin kọjá lórí lọ́dẹ̀ ni tó sì pé wọ́n ń sàbọ̀ sí fún falam tansurhu òwàna lọ́wọ́ sẹ́wọ̀n kan kìíṣẹ́ hadithi ọ̀kan tó wà látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ni tó wà látọ̀dọ̀ annabi ni ó so nípa pé àníṣẹ́ nusratul mazlum ọ̀ranyàn ni ọ̀ràn yẹn ni so débi gbá nabi sallallahu alaihi wasallam sọ pé lára àwọn kan tó máa ń pa àwọn pọ̀ pẹ̀lú àwọn kòfàrò makangba wọn ni pé wọ́n ní dáàrù tán fi máa ń jókòó tán fi máa ń sọ̀rọ̀ wọ́n ràn ya ẹni tán sábọ̀ sí fún lọ́wọ́ àníbi tó ń bá ní kápá láti dárú ẹ̀ padà òun ó dá padà àníbi ń cherish nǹkan tó pé kódà àwọn kòfàrò nígbà àwọn kòfàrò gan mọ̀ pé ah ká gba ẹ̀tọ́ ẹni tán sábọ̀ sí fún sẹ́wọ̀n kẹ́ so nusratul mazlum tán wọ́n lò lẹ́rìí ṣe kò sí èlò lẹ́rìí ni àfá tó wọ́n sọ pé bẹ́ẹ̀ kọ́ láwọn àfá ṣe máa ń lò Sheikh Rabi lò bẹ́ẹ̀ Sheikh Rabi lò bẹ́ẹ̀ kí ni gbogbo àwọn kẹtẹ́ ń sọ yìí Sheikh Rabi lò bẹ́ẹ̀ so Sheikh Rabi lò bẹ́ẹ̀ Sheikh Rabi lò wala tarkanu ila alladhina zalamu so Sheikh Rabi rahimahullahu ta'ala wa hafidhahullahu so wọ́n wọ́n lò afáwa mú in tán rò pé òun ni ṣubha wá so látara ilé wọ́n wá ní ẹ pé ọfẹ́ ṣe nusratul mazlum ó gbé látọ̀dọ̀ àwọn sàhábà ni so àtọ̀dọ̀ àwọn sàhábà ló ti gbé nusratul mazlum rẹ̀ so ó fẹ́ má dá sí tí so ó fẹ́ má dá sí so kí a ní tàwásùn níbi kalamul aqrani yìí ọ̀rọ̀ oyin pé tí ń ṣẹlẹ̀ láàrin àwọn àfáà ni a rí n tí àwọn sálàfù gbà wá náà nípa pé n tó ṣẹlẹ̀ láàrin àwọn àfáà mélòó kí ni percentage ẹ̀ nínú gbogbo àwọn nǹkan tí ma ń ṣẹlẹ̀ kí tó wá sí pé wọ́n wá fẹ́ lójú wọ́n wá fẹ́ lójú wọ́n wá fẹ́ lójú wọ́n wá fẹ́ lójú ó wá di pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn àfáà so wá di pé láàrin àwọn àfáà pé tó fẹ́ ṣe nusratu mazlum ó wà gbé látọ̀dọ̀ àwọn sọ̀hábà nẹ́bí ọ̀rọ̀ yìí kò tí ẹ̀ kò ní pé kọ́rọ̀ wà sẹ̀dí kò nínú ara kódà ẹni tó jẹ́ àwámù gan ọ̀bọ̀dọ̀ sọ̀rọ̀ rọ̀ yìí ábèrè tàṣí ẹni tí wọ́n tí wọ́n ń fi nǹkan kan númọ̀ tán fi ń ti sọ̀rọ̀ rẹ̀ pé ọlá kò fẹ́ ṣe nusratu mazlum ó kọ́kọ́ gbé látọ̀dọ̀ àwọn sọ̀hábà so kò sẹ́ni tí ó sọ̀rọ̀ nǹkan báyìí àfẹ́ tó fẹ́ dọ̀rọ̀ rù torí pé ọ̀rọ̀ tí ò wọlé kò wọlé pàápàá ni ọ̀rọ̀ tí ò wọlé pàápàá ọ̀rọ̀ tí ò ní ìpìlẹ̀ kankan ni so ọlá pé mo fẹ́ ṣe nusratul mazlum ní tó jọ́ràn èèyàn nínú ẹ̀sìn ọ̀nà ọba o ní tó jọ́ràn èèyàn ní tí àyà so ọlá pé mo fẹ́ ṣe nusratul mazlum mo rọ̀ kọ́kọ́ gbé náà láti ọ̀dọ̀ àwọn sahaba so ẹlẹ́kejì tí wọ́n ni pé ok nusratul mazlum tani mazlum tani zalim tí wọ́n kẹta bá ti rí mazlum àrí kíni àrí zalim àwọn owó nù àwọn sahaba lẹ́ ń pè ní zalim so àwọn owó nù àwọn sahaba ń sọ̀rọ̀ so ní sọ́tún mazum a gbé látọ́dọ̀ àwọn sahaba sí bá wọn fà súnnà sí ma ń sọ́rọ̀ àwọn òkè àwọn olówájẹ́ zolim náà àwọn sahaba tẹ fẹ́ fi tẹ tí a ṣe ní sọ́rọ̀ sahaba kan lórí ìkejì ẹwọ bí tí wọ́n sì ń bọ́ sí kòtò kan láti kòtò kan bọ́ sí kejì ok àwọn òwúlẹ̀ gbà pé zolim ni wọ́n náà àwọn sahaba ọ̀dá ẹ fẹ́ ká ṣe ní lẹ́yìn sọ pé mazulum ni wọ́n ẹ wa sọ àwọn tó jẹ́ zolim náà àwọn sahaba subhanallahil azim la hawla wala quwwata illa billah ẹ bá wa list wọn àwọn tẹ́ sọ pé ká ṣe nusratul mazlum torí pé a fẹ́ ṣe nusratul mazlum níbi fitna ibn hadi bá ṣe ṣe níbi fitna ibn hadi náà ṣe bí ẹ fẹ́ ká ṣe bẹ́ẹ̀ fáwọn sàhábà bí la hawla wala quwwata illa billahi al-ali so gbogbo àwọn tó bá wà wọ́n jòkó náà àwọn náà mọ̀ wò pé ókè so láyé àwọn sàhábà volume àti mazlumu ti ó wà tó tọ́ la ilaha illallah subhanallahi alazim àwọn tó wà jòkó náà wọ́n ni ah ókè ọlọ́mọ́ wà jẹ́ kó jẹ́ fitna tẹ́fẹ́ lómi ká sọ pé eh, wọ́n yà alì jẹ́ ni zulim la hawla wala ah, zulmu alì òun wà ní ah, òun ti gbọ́ rí àbúnàbí ní mazlum òun ti gbọ́ rí tótọ́ òun lọ sí fìjó kan ni àwọn ìjókòó kẹta ti lálàsí àwọn sọ afíkọ ni wọ́n sọ kúrò àwọn gbọ́ tán sọ pé mazlum ọlọ́mọ ṣe wá ní fitna fáwọn yàwá ah, ah, òun pé mazlum èyí tẹ́ sọ yìí ah ok so ẹ̀yìn sọ pé àlí wọ́n sábọ̀ sí fún ni àwọn ni àwọn ará lọ sábọ̀sí fún wọ́n sábọ̀sí fún ni so wọ́n sábọ̀sí fún ni àtàwọn Amr ibn al-As so àtàwọn mínà wọ́n kan wọ́n sábọ̀sí fún báyẹn sẹ́wọ̀n kan so tani zolim tani zolim tani zolim tẹfẹ́ kí a ṣe nasaratul mazlum sí bá àfáà súnà sí ma ń sọ ní sí bá àfáà súnà sí bá sí ma ń sọ ní zalim mazlum so táwọn mọ̀ táwọn afáà súnnà mọ́ sọ táwọn kìbáàrù mọ́ sọ gbogbo àwọn kìbáàrù tẹ́ fẹ́ dí ipò wọn lẹ́mí àwọn èèyàn ní mujtahid àti musib làwọn afáà mọ́ sọ pé á ah, àwọn mujtahid wà láàrin wọn lẹ́sàn kan àwọn musib sì wà láàrin wọn ẹ̀kọ́ táwọn ní pẹ̀lú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ni kìí ṣe pé ọlá pé èèyàn fẹ́ èèyàn sàfẹ́ fi qaida batil kọ́ídà tó wà bá tílà yẹn fẹ́ fi rinlẹ̀ kí a mọ́ sọ pé nusratul mazlum pé kí wọ́n ran alábòsí lọ́wọ́ so ní pé à kánsà ran alábòsí lọ́wọ́ pé aláwọ̀kọ́ kọ́ídà burúkú lẹ́fẹ́ fi rinlẹ̀ kọ́ídà tí ò lẹ́rì kankan so gbogbo ẹni tí má ti wá rí tí má ti rí títì mo rọ́mọ kékeré kan àwọn kan wọ́n ń lu ẹni tí mo mọ̀ pé ń látàrí àwọn sọ̀hábà nẹ́bí tí dé àsìkò ti wà yìí pé ah bó wà ní ṣe ṣe báyìí o so bó wà ní ṣe ṣe báyìí o oyin ah ọbọ̀yá kí n kọ́kọ́ kí n jẹ́ kí wọ́n yan ọmọ ìjẹná kò nílù púpọ̀ oye so àwọn nǹkan tí ò bá láàkáyì mu wallahi sadly ma'al asaf wallahi sadly lèyàn fi ń sọ kìí ṣe látara kíní so kò bá láàkáyì mu so in tó tún wá wà ń bẹ́ àwọn ọ̀rọ̀ tó kó sínú ẹ̀ ah kìí ṣe bá àfà súnà sí ma ń sọ̀rọ̀ nìyẹn nusratul mazlum gẹ́ẹ̀sì nusratul mazlum àwọn wà ń zọ́lìm náà àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam tó rárí mazlum abọ̀rọ̀ rí zọ́lìm náà so àwọn òun zọ́lìm so kí ni kí ni so àfà wọn sọ pé láti Ali àti Muawiya ó wá sọ pé eléyìí lalábòsí eléyìí ni la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-ali al-azim subhanallahi al-azim kí sí báwọn àfáà súnnà sí tó sí ń tíwìtì alamari ni o sí báwọn náà wọ́n sàlàyé bó ṣe jẹ́ náà so àwọn sọ̀hábà yìí ni àpẹ́lẹ̀ níwọ̀n ẹni tí èyàn gbọ́dọ̀ mọ́ tàtọ́rọ́kọ̀ pẹ̀lú kalam lọ́sọ́dọ̀ wọn ni so bóò ní ó ṣe wá sí pé irú àwọn bẹ́ẹ̀ lèyàn mọ́ fi sàpẹrẹ pé ẹn àti mazlum kọ́kọ́ mú wọn so intásàfẹ́ fi sọ ni pé ọlá apó ò lè pé ò lè pẹ nìkan zọ́ọ́lé àti mazlum náà káwá ṣe fún ibn hadi náà ok ṣe n tí ibn hadi ṣe àbí n tó ṣẹlẹ̀ yìí ṣe nǹkan tó ṣẹlẹ̀ ah, bóò làwọn ṣe ń ṣe báyìí náà èyàn èyàn ṣe adúrú nǹkan báyìí ẹ sì fẹ́ gbà pé zọ́límù ni èyàn búyàn ó ṣe kọ́lùfù nú ilé ọlọ́run ọba alàlà àkọọ́lẹ̀ ẹ̀yin gan gbà pé ok alàlà àkọọ́lẹ̀ ẹ gbà pé kọ́lùfù ni ẹ gbà pé ìfi fàṣà ìmọ̀ fi ti sọmọ ìyá bó tẹ̀ pé kọ́lùfù ni so ẹ gbà bẹ́ẹ̀ ẹ sì tún gbà pé nìyé ṣe zọ́límù la hawla wala quwwata illa billah kọ́lọ̀ má dányẹ̀wò pẹ̀lú àwọn ọsẹ ọwọ́ èèyàn fa àwọn nǹkan tí èèyàn ń ṣe kọ́lọ̀ má fi dányẹ̀wò kó má fi dá fìtínà kó má fi dá fìtínà sí èèyàn lágbàdá fa ẹ wá ń fi tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam ẹ wá fi ń wé bẹ́ẹ̀ eléyìí àìní respect tó fáwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam àìní respect tó fáwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam kí nǹkan ṣẹlẹ̀ ń sìn kí ga ṣẹlẹ̀ ń sìn kí wọ́n mọ́ mú wá lápẹẹrẹ pé ẹn pé èyàn fẹ́ rọ́dà ẹnìkan pé lọ sọ́dọ̀ àwọn sàhábà náà ó kọ́kọ́ ṣe irú nǹkan tó ṣe yìí náà bóyá bí ẹnìkan sí bóyá kan ṣàìsì sàhábà kan ṣàìsì àwọn correct ẹnìyàn náà pé ó ṣàìsì ẹmọ́bọ̀ àwọn correct ẹnìyàn pé à ìwọ náà ó ṣàìsì pé sọ kankan pé à yóò sọ nǹkan pa hajj àbó sọ nǹkan pa any other thing pé à wọ́n ní ẹ̀ṣẹ̀ bí sọ ẹ kọ́kọ́ lọ rọ́dù rọ́dà sọ̀hábà yẹn náà arínú àwọn sọ̀hábà tó sàìsẹ́ náà àbá àrí ni so bó ti ẹ̀ sí pé àwọn ganá tó ń tì wá ká máa sọ ilé so àwọn ganá tí ń tìyàn sí ká máa sọ ilé arínú àwọn sọ̀hábà tó sàìsẹ́ náà so kéèyàn wá ní kéèyàn kẹ́niyàn náà kẹ́lòmínà wá kó sáà sí ká wá sí rọ́dù fún pé ṣebí sọ̀hábà kan náà sí nafsu nǹkan tán ní kàrọ̀ bí síse ní fa nafsu nǹkan tán ní kàrọ̀ bí síse ní pẹ̀ tẹ́ bá ń takú lágbájá ṣebí sọ̀hábà iná iná sí báyìí so Ibn Hadi ló galẹ́mi tó báyìí tẹ́ wá fi ń wí àwọn sọ̀hábà so kí lẹ fẹ́ máa gbìn sáwọn èèyàn lọ́kàn pé so so ẹ̀yin tẹ́ ń kọ́ àwọn èèyàn ni pé zulmù kan ti ẹ̀ láàrin Muawiya àti Ali so kí lẹ ń gbìn sáwọn èèyàn lọ́kàn so kí ni gbogbo àwọn ọ̀rọ̀ yìí kí ló ń túmọ̀ sí tẹ́ bá fẹ́ máa bọ́ láti kòtò kan bọ́ sí mi ẹ padà sórí òdodo wa ẹ wo gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ tẹ́ ẹ̀gbà yìí gbogbo ń tọ́rọ̀ tú sí so ẹ wo gbogbo àwọn nǹkan tí tọ́rọ̀ yín padà ń já sí tó yí pé ẹ̀yin gan ò gbà lérò gbogbo tó máa ń ṣẹlẹ̀ nìyẹn tí ẹ bá ti ń gbé ànù lẹ́yìn so ẹ túbá gbogbo àwọn kìíní ẹ ẹ ẹ ẹ dótòdòdò gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ lánàá gbogbo ẹ̀rẹ́ sí ń gbáǹpa lónìí ibà so eléyìí jẹ́ nasiha fún àfáà yìí bákan náà ó jẹ́ àlàyé lórí àwọn nǹkan tó ń sọ yìí so bákan náà lára àwọn nǹkan táfà yìí máa ń sọ ní pé ṣe orí ọ̀rọ̀ Ibn Hadi láàmọ́ sí alwala so torí níbi ìjòkó yìí náà bí repeat yẹn pé ibi ìjòkó so pé à ṣe orí ọ̀rọ̀ yìí la máa ṣe alwala wal bara lé lórí so orí kí wá ni wọ́n ṣe alwala wal bara lé lórí ṣé ẹni tí ń fa sìgá àwọn àfọ́ sọ pé èyàn lè ṣe hajjúrò rẹ̀ so àwọn àfọ́ sí wọn sọ pé èyàn lè ṣe hajjúrò rẹ̀ lẹ́ni tí ń fa sìgá nù fa ẹni tí ń fa sìgá ẹni tí ń fa sìgá ok kí wá ní ń pè alwala wal bara so alwala wal bara lè ṣẹlẹ̀ lórí ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ábèlìta sí ẹni tí wọ́n pè ní fásik ẹ máa wọn tó fọ́nì jù ẹ máa wò àwọn ènìyàn sọ pé ò dúó de court kó pé kó declare Ibn Hadi before kíyàn tó lè pè ní fásik wọ́n sì tún máa ń kà sáà mọ̀ ìyálẹ́sẹ̀ pé eh, wọ́n ń pè Ibn Hadi ní fásik qadhif ah! ẹ sọ pé ẹ̀dú tanákù dìyàn ti pọ̀jù ìtakùrẹ ní ti pọ̀jù ó ti pọ̀jù súnnà Ọlọ́run bá sì ní ẹ pé gbogbo ẹni tó bá fẹ́ gbé anù lẹ́yìn kò sí yóò mọ̀ takùrà rẹ̀ bí a sọ pé a sọ pé kọ́tù gbúdọ̀ kọ́kọ́ decide kí a tó lè lo ìdájọ́ Ọlọ́run Ọba lórí yàn kí a tó lè ṣe ìtọ́lọ́wọ̀n bá pè yàn ẹn kí bá ní ẹni problem pẹ̀lẹ́ tó bá pè Ibn Hadi ní fásẹ̀kẹ̀ sí ok ẹni problem pẹ̀lú Sheikh Abdul Bukhari náà nìyẹn Sheikh Abdul Bukhari bí Qur'an ẹtún wo ọ̀rọ̀ ẹwọ ọ̀rọ̀ tó wà tó wà dàkík tó ní tẹ́rbíyàn nù pẹ̀lú nassu Qur'an Ibn Hadi fásẹ̀kẹ̀ ṣe kàrà ọ̀rọ̀ kọrí sọ bẹ́ ní pé fásíkì ni kí wá lẹ tún wá ní pẹ̀lú ẹni tó wá ní ẹ lè búlì àwọn èèyàn kí wọ́n dákẹ́ náà ẹ̀yin tí wọ́n ò rí búlì láti dákẹ́ ńgbà tẹ́ rí òdodo ẹ wá rò pé búlì àwọn èèyàn kan láti dákẹ́ wàlá yóò kàn jábọ́ yóò kàn dẹni ìyẹpẹrẹ lọ́dọ̀ àwọn èèyàn ni in tí ó dì nìyẹn ò tó yàn lọ́jọ́ rí ilẹ̀ fi wá dẹni tó wá dì so kọ́lọ̀n ọba kó ṣàánú wa kọ́lọ̀n ọba kó jí kán lè rí òdodo so alwala wal bara a lórí ọ̀rọ̀ Ibn Hadi kò tán alwala wal bara ṣubó èyàn ni 17 tó mú fa sìgá náà ayin ẹka fátọ̀ àwọn àfáà náà àbí kí náà ń pè ní alwala wal bara so ẹni hajjú rẹ̀ ní tí tó fa sìgá náà so sìgá nìyẹn o an bèèrè tàṣí ẹni tó ṣe kọ́dùfù masalasi tó pín àwọn sàràfí a ní ṣe lórí ẹ̀ lámàá sí alwala albarọ́ ẹgbẹ́ kẹ gba àwọn tíra tẹ́n tẹ́n ká fún alwala albarọ́ dáadáa sórí lórí ẹ̀ lámàá ẹmú ẹ̀rí wá pé kò lè jẹ́ lórí ẹ̀ ẹmú wá ẹmú ẹ̀rí pé kò lè jẹ́ lórí ọ̀rọ̀ yìí ni wọ́n mọ̀ sí alwala so ẹsẹ̀ òkó sínú nǹkan tẹ́yàn fi máa ń sí alwala àbí so ẹsẹ̀ òkó sínú ẹ̀ so tẹ́yìn bá wà láyé ń gba Imam Ahmed tí Imam Ahmad ni a ah, kan mọ́ jókòó ti kàrọ̀ bí sí kásì mọ́ jòkó tẹ́ tí ma ń jòkó tì so ẹ mọ̀ sọ pé a ṣe lórí ilé ìlàmà ṣe alwàláwà albàrọ̀ sí tẹ́sọ̀ ni sàbí Salih sí Ahmed bin Salih àbí Salih ibn Ahmed ni tí Ahmed ni kí wọ́n pàtì ká kama àwọn gangan ti ẹni olùmọ́láńlá tó kọ Musnad tó wà ní volumes Musnad rẹ̀ ayé òmọ́dò ni látara tahdhir Imam Ahmed so káwá ni ẹn sórí sórí pé kó kọ́kàn sọ pé kìíní lámọ̀ á ṣe alwala albara so eléyìí jẹ́ eléyìí jẹ́ nǹkan kan tó jọni lójú kọ́lá ọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ tó yẹ kó mọ́ dójú tì yẹn pè sìgá sìgá alwala albara ọwọ́ sìgá alwala albara ó wọ ọ̀rọ̀ sìgá ọ̀rọ̀ sìgá nùfà ọ̀rọ̀ Ibn ni alwala so ó túnmọ̀ pé gbogbo àwọn alwàláwà albarọ́ tí yàn ṣe fún àwọn báńkì rìbá àbáwọn tí wọ́n ń propagate rìbá náà so ó túnmọ̀ pé ọlá kó jẹ́sẹ̀ kíyàn la hawla wala quwwata illa billah an bèèrè tàsí gan Ibn Hadi ló tún wá kọ́kọ́ ṣe alwàláwà albarọ́ akílẹ̀ ó kí lò kí ni òdodo clear so kí wà ní kí la fẹ́ gbà wàláhì bí yíò bá padà sódodo à ah, èmi ń bẹ̀rù gan o èmi ń bẹ̀rù gan so láti hafuwa kan lọ sí hafuwa mi làwọn ènìyàn ń sí so bá kó ṣàánú wọn kó jí هذا والله أعلم سبحانك والحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك